الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدقفوا الله سبحانه وتعالى أكرر أدقوا كاتي قفوا نبوى محمد صلى الله عليه وآله وسلم حديثي تي أقلني إن شاء الله هنا حديث أم سلمة رضي الله عنها أنها سألت النبي صلى الله عليه وسلم أتصلي المرأة في درع في درع وحمار بغير إزار قال إذا كان الذرع سابرا يغطي ظهور قدميها أخرجه أبو داود وصحاه الأئمة ووقفه والحديث درجاته أنه ليس صحيحا فننتقل منه إن شاء الله حديث تتلين حديث عامر بن ربيع رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة فأشكلت علينا الكبلة فصلينا فلما طلعت الشمس إذا نحن صلينا إلى غير الكبلة فنزلت فأينما تولوا فثم وجه الله أخرجه الترمذي وضعفه والحديث حسن so ẹ̀rìkà ní afẹ́ maka wọn àhàdì lè jí ma tọ́ka wọn ṣòro àwọn mọ́jẹ̀ mọ́ yọmọ̀ yóò ma tọ́ka rẹ̀ fún wa insha Allah so nínú àwọn àhàdì tí a wà kàwọn ní àdíthù Amir bin Rabi'a radiyallahu anhu èyíta kà síwájú yẹn iyùn lálàáfíà ní nípa sátúrùl àwòrán sínú ìjẹ́ká ti wulẹ̀ ah, ní kunna àwa pẹ̀lú annabi jọ kan ní ogun kan tó dúdú fa ashkalat alayna alkibla bí kibla ṣe dàgbọ́n wa lójú nìyẹn fa sallaina awakim akim falamma tala'at ash-shams nígbà tó ń padà wáyọ idha nahnu sallaina ila ghayri alkibla a ṣe ibi tá kọjú sí nígbà tá ń kírun rẹ̀ gan kìí ṣe ibi tí kibla wà ní fa nazalat ọlọ́ba sọ wáyà kùn ánìkàlẹ̀ pé fa aynama tuwallu fa thamma wajhullah gbogbo ibi tẹ́ bá kọjú sí ìwò gbogbo bẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala wà e, ìkan tí hadithi tí ó mọ̀tọ́ kalé lórí o ní pé èyàn máa ń ṣe tàháwì alìkíblà ni but tọ́ èyàn wá ṣe ijtihad èyàn gbìyànjú èyàn sàpadà rọ́lábà tó zọ́nù o ní pé bí tí kíblà wà ní tí ẹba kò ní síbẹ̀ kírun tí ó bá padà jẹ́ kíblà o èyàn ní tún ìrìn yẹ kí kò وصلى ثم تبين له خطأه فصلاته صحيحة سواء علم بالخطأ في الوقت أو بعده ẹn tó bá kírun bí ẹni ẹn ṣe ìrìnàjò ní nítorí onírìnàjò náà ló kún sí kò mọ́ ma ibi tí kíbla wà dídé kó ti travel wọ́kà tí kó ń lò rẹ̀ wọ́kà gbogbo ní àkọjú sí báyìí so lẹ́yìn ìgbà tó wá kírun tán ó wá kílẹ̀ sí wípé tó ń kọjú sí mistake ni ìrún ènìyàn lálàáfíà kò bá jẹ́ pé ìgbà tó kírun tán ló tó mọ̀ ni àbí lẹ́yìn ìgbà tó ti kírun tán bí ó ti pẹ́ ló ẹ̀ṣẹ̀ wá mà kò báyìí kìbọ́ kírun tán bẹ̀rẹ̀ ibi mọ̀ kan ní kíblà kò ní túnrìn yẹn kírun bí mọ̀ bá ti lọ ní ẹlẹ́kejì ni pé anastikibala kíblà shartun min sharaiti salah la tasihhu bidunihi sawa'un kanat as-salatu fardan aw nafla li qawlihi ta'ala kama ipe ká kọjú sí kíblà ọ májẹ̀mú ni nínú májẹ̀mú yẹn kò wá tọ́ kíyàn kírun láì kọjú sí kíblà ní ìsinmi èyí onírùn but bóyá ó wá ashkala ẹgbẹ́gbẹ́sọ àwọn hadith ẹgbẹ́ ashkala alina fa ashkalat alina alkibla ashkalat alina alkibla kibla dẹ ọgbọ́n wa lójú pé ah ọpàdà wà lọ́gbọ́n zọ́n láti fi kọjú síbì but ìwọ tó mọ kibla ó wá kọjú síbò mí o fasolatu ka bá pilatun irun rẹ̀ o asán ni ṣe bá yà bí ibi ilẹ̀ fi inú àbítẹ́ ti máa kí náà ń pè ó láwọn àdúrà kẹta mọ́ sí láwọn ẹgbẹ́ àsàlátù káàkiri tẹ́ mọ́ sí láwọn gbogbo ẹnìkan tí wà tẹ́ nìkan fún orí ó wá ń sọ fún mi ó ní pé bí kí náà pè mọ́júmọ́ January 1 ní ọdún àwọn kèfèrí ọdún àwọn ẹlẹ́bọ wọ́n ń ṣe January 1 so àdúrà mọ́júmọ́ January 1 tẹ́ mọ́ sí yẹn Allahu Akbar ẹwà àwọn ẹwà àwọn mùsùlùmí ṣe fẹ́ sọ́ra wọn di kèfèrí tẹ́ yẹn ẹ̀ ń bá wọn kèfèrí sọdún ẹ̀ tún àwọn ẹ̀sìn kátà nàbí ó mà ẹ̀sìn tá nàbí ó mà ẹ̀ láti ma fi sọdún january 1 ọdún kèfèrí ọdún tó yẹ kí ní mọ́ bí ẹ̀ta bá ń ṣe wọ́n ọdún ìpé ọdún tó fi ń ṣe ẹbọ ọdún náà ọdún tí ń jẹ́ kí ìbínú ọlọ́ọ̀bá tó mọ́ sọ̀kalẹ̀ mọ̀tàwálìyà ọmọtàdálìyà ó ní tọ́wà sí ni pé àwọn wà rúkó àwọn àka ó ní bí a sin àbíkínà ń kàná gbogbo wọn rúkú wọn kọ̀kọ̀ sí bíbáyì tọ́bátí kàrí tọ́wọ́ dìde ó tún rúkú ọdún sí bíbáyì wọ́n dìde ó tún rúkú ọdún sẹ́yìn báyìí wọ́n kọjú sí four diagonal so tó bá ti kọjú ìwẹ̀ wó pẹ̀lú òmùkú wó kàyà sí kíní kan yá irú ìjọsìn yẹn bí hádi ìsífà tálókọ yí sífà tẹfí ń ṣe ìjọsìn yìí bídà ní àdádálẹ̀ ní irú nǹkan bá internet evidence yẹ pé wà ṣàrọ̀lù muhdathatuha gbogbo jọjímọ̀ là nẹ́bì máa wí kíní sallallahu alaihi wasallam kódà nẹ́bì tún máa wí níbi nìka khutbatul hajj wọ́n kà mí فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم إمنا نبي نفين داجو أفيا ومنا يقول وشور الأمور محدثاتها أو أبوبتين دالي ونفين برجو نور so yi bayan abi so but ta wá fẹ́ kí o ní salatun sahiha afika ṣe istikbal al-qibla ló fi jẹ́ mùsùlùmí yóò kọ́kọ́ ní ẹ̀rí náà yóò ṣẹ̀ṣẹ̀ wá ní àkídà lórí ẹ̀rí tó ti níyẹn àyà báyìí àdífì báyìí àlàyé tó correct wo ló wà lórí ẹ̀ in tó wà lórí ẹ̀ níyà bí in tèmi náà múnú kìí ṣe pé yà àtàkìdì fún mọ̀ yẹ̀stẹ̀dìl kìí ṣe pé yóò ti kọ́kọ́ ní bí pé bá ṣe máa ṣe ní yóò ẹ̀ṣà mọ̀ ohun ẹ̀rí àmọ́ wa tí ó fi sọ̀kọ́ tó má tó wá challenge pé àfà kí ni ẹ̀rí eléyìí ah kí ni ah kí náà gbé Ah, ah, ẹwà ní olẹ́rin ní kí náà nìkan sí bọ́lọ́wà yóò àmọ́ lẹ́fìrí pé ẹ̀rí tí wọ́n mọ̀ lò fún àwọn àdádálẹ̀ kì í ṣe ẹ̀rí tó ní istikọ́mà because kí ní yẹ ò sí ìwọ fẹ́ smọ́gbọ̀ ẹ̀rí ìfúnni tàbí tó wà ní o lè challenge rẹ̀ pé ẹ̀rí olówà fún pẹ́ka máa kíhùn óyá ìlú tẹ́yìn náà kí ẹ̀rí olówà fún ní kọ̀kọ́kọ́ àwọn àyàtọ̀wà fún náà ní ìṣẹ́kọ́ tàfàsílẹ̀ fún nínú àhàdíta nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìdí ni pé ó lẹ́rìí kí n tó máa ṣe tó wá kí bí wọ́n ń ṣe kíníkan tí ò lẹ́rìí ni ìmọ̀ ohun ìmọ̀ lọ́pọ̀ ìmọ̀ so wájú mọ́ ti pàkọ́ láti fi púrúfù kí ní òní ẹwà ń tàbí díkìrù jama'i ká ma pariwo kájọ ma pariwo Allah Allah Allah Allah yálàtí yálàtí bẹ́ẹ̀bẹ̀ lọ báyìí mara tàbá challenge wọn pé àìnà delilu kí ní yóò lẹ́rì kò ní evidence àbí tàbá challenge pé àìnà delil ala hadha al-amr aw ala hadha al-fi'l ìgbà ní ọ̀sán ọmọ mú àwọn nǹkan kọ̀ọ̀kan rán ok wadhkurullaha dhikran kathira bi ok uh, kí náà ń pè ànábì ṣe dhikrullaha dhikran kathira àbí òsè eh, ànábì ṣe lóòtọ́ ànábì ṣe dhikrullaha ẹ̀ sánàbí wa ṣe rí lè ah wàládé o ìwọ́n ìtumọ̀ ní pé tó fẹ́ ṣe yóò lẹ́rìí ó dẹ̀ wádìí nípa rẹ̀ kó tó máa ṣe ó tí wọ́n ń ṣe wáyíwọ́ ó ẹ̀ṣẹ̀ wọ́n wá nǹkan tó máa rún ma whereas èyí tó bá jẹ́ mùsùlùmí ó ti ń tẹ̀lé òdodo yóò máa wá ẹ̀rí lórí gbogbo tó wá fẹ́ ṣe pá inú ẹ̀sìn tẹ́ ní àṣẹ yìí ṣe evidence wà fún ipa lè ṣe báyìí tí evidence bá ti wà fún fahuwa madhhabi ni Imam Shafi fi ma sọ wípé idha sahha al-hadith fahuwa madhhabi tí hadith kan bá ti lálàáfíà wo madhhabu tèmi ojú ọ̀nà tèmi alhamdulillah a ti ṣàlàyé láwọn òjò tó kọjá nípa ah, kí náà ń pè àwọn tó máa ń lo àwọn ọ̀rọ̀ madhahib láti máa fi ṣe al-ihtijaj li al-furqa àwọn olómi ma ń lò pé àwọn madhahibu wa al-madhahib al-mukhtalifa wọ́n wà ní pé torí ẹ̀wọ̀ eléyìí ni ẹ̀rí wípé alimọ̀ pọ́n yẹlẹ̀yẹlẹ ní ẹ̀sìn ẹ̀sìn bí Hanafi wà Shafi'iyya ń bẹ Hanabila ń bẹ Malikiyya ń bẹ rí báyìí àrí so àti sàlẹ̀ ilé ìpé ilé nǹkan wò kàlámùn fàárí ìtorí ẹ̀ ó wà fi justify pé irú àwọn tàà náà ń ṣe bídí ayé báyìí ní táwọn náà ń ṣe kò sí tó burú bẹ́ẹ̀ oníkálùkù náà ń ṣe gbà tó pé Hanafi náà ṣe tiẹ̀ Shafi náà ṣe tiẹ̀ ìyàmbàlì náà ṣe tiẹ̀ ilé náà ń pè ní qusurul fiqh fi din aw adamuhu oní pé kí kí àgbọ́yé èèyàn kó kúrú bí kọ́ ó ní pé tẹbá fẹ́ sàlù alábáì malikiya ní fàkàrà bá fi hí malik kí wọ́n wá lò yóò láti fi ṣe ẹ̀rí fún dọ̀lálà àti bídà àdẹ̀ṣàlàyé pé kí ni ìdí tí a fi ní àwọn different akwal lọ́dọ̀ àwọn àìmà pẹ̀lú àlàyé yẹn kọ́ ohun kílẹ̀ wípé kò só nífẹ̀ẹ́ nínú àwọn àfáàyẹ gẹ́gẹ́ bí ìwọ̀ wọn pé ọ̀lú nífẹ̀ẹ́ ní tẹ́tí sọ fọ́ pé tó ń ṣe takò súnà nípa Muhammad sallallahu alaihi wasallam àwọn afẹ́rin hadithi wà fún kíní yìí èyí tí ń ṣe tẹ́lẹ̀ tó rọ́ǹgẹ̀ yóò dọ́rọ̀pù ẹni àwọn mọ́ example imam malik wa imam malik rahimahullah wọ́n ṣe fatuwájọ́ kan wọ́n bèèrè wọn wípé ṣe ta bá ń sàlù àlá tí ó ní ìdíká fomi wọ gbogbo àwọn ọmọ ní kàí gbogbo àárín bẹ̀ ká ẹ̀ẹ́ká tàfàlálà àwọn ọwọ́ báyìí àbí tabákà ti fọwọ́ bá tàkà fọ ẹsẹ̀ lódìdí só ti tó imam malik ni pé a ah, ó ti tó àwọn èrí táwọn rí tó mọdé gbà ni pé a ah, ibi tí màmá mọ ni pé ó tó ben ó sì yẹ́bẹ̀ ìkanú àmọ́ kí wọ́n sọ fún ẹgbẹ́ wọ́n mú hadith kan fún ẹgbẹ́ ànábì sọ ipé ká ṣẹ̀ṣẹ̀ báyìí lójú ẹsẹ̀ ń bẹ̀yẹn ni Imam Malik ti ṣe fatuwa mi mẹ́ pé a ẹgbọ́ o ẹ̀rí ti dé o ẹ̀rí wà palẹ̀ agbọ́dọ̀ mọ́ sí kíni mọ́ tọwọ́ gbogbo àwọn ọmọ níkà yẹn so ti pé ká ní pé Imam Malik wá ti rí ẹ̀rí ẹ̀tẹ́fúwákú ó ti rí báyìí àbí Imam Malik wá rí hadith ẹ̀tẹ́fúwákú ohun kí wọ́n kọ kalẹ̀ ní mazhabu nípa ah, kódà nítorí tánbì ní mazhabu náà ni pé àwọn fàtàwátàfà yẹn ṣe àwọn ìgbìyànjú ẹ̀sì tán ṣe yípa ah, Imam Malik in tó sọ nípa àdísì ní o lè wrong ó lè correct ijtihadu ni yusib wa yukhti náà wá imagine kí Imam Malik máa rẹ nìkan correct wọ́n bá wọn àwápadà wá rí hadith later sáwà ní pé ṣe Imam Malik jọ ní ṣe onífẹ̀ẹ́ nínú wọn báyìí rárá walaqad ahsana man intaha ila ma alima ẹni tó bá lóun tó mọ̀ aláìn tó dá lóṣìn àmọ́ tó bá padà wá rí ziyadatu ilmi ó padà rí pé ó kéè ẹ̀rí mi tún wà gan pé báyìí láti gbọdọ̀ máa ṣe ó gbọdọ̀ drọ́pù fẹ́ inú rẹ̀ láti fi tẹ̀lé evidence eléyìí ni ojú ọ̀nà tán pè ní pé ahlus sunnah wal jamaa ojú ọ̀nà ahlus sunnah wal jamaa kódà kìí gba fọ́ọ̀mù fún in pé ah ìwọ́n tó bá ti ó fi pé táà mùsùlùmí máa ń ṣe báyìí wallahi gbogbo ayọ̀ kan báyìí lájà òṣìṣú ọwọ̀ kan báyìí lájà kódà kò ní sí gbàǹkú yẹlẹ̀ rẹ̀ èyí tí máa ń fa kíkún yẹlẹ̀ rẹ̀ ni pé ẹwà àtijọ́ ta ti ń ké fáwọn Sufi àníṣọ̀látùl fàátì ò sí inú ẹ̀sìn ẹmọ̀ wọ́n ni ẹ ìwọ́n ló wà ní ẹ Imam Maliki ó wà ní alẹ́sẹ̀báì Ṣáfì wá sọ pé kámọ́sẹ̀bẹ̀ ṣe ọ̀tùbọ́tọ̀tọ̀ ara àwọn Maliki àti Ṣáfì yẹn ń ṣe wúwo irú ètò ní kí mọ́ ìkánú àmìjèjì ni ó kọ̀rẹ́ tún Málíkì àti Ṣáfì tí Málíkì bá wá rí ẹ̀rí wípé a ah, ẹ̀rí wà fún kíní ẹ́ eh, èyí tẹ́mi ń sọ ìlú ọ̀rọ̀ǹgì ló yóò drop rẹ̀ láti fi mọ́ evidence so that unification wà nínú al'umma wa wo àtijọ́ tẹ́ ti ń challenge wọ́n kó mú ẹ̀rí kan wá fún ibi tí sọ̀lá tún fàájú wà lùkùnrin àti sọ́nà òbí mọ́ àwọn yẹn wọ́n hun ẹ̀rí fún sọ̀lá tún ẹ̀ eh, àtìgbọ́ ọlọ́ni Allahumma salli ala Muhammadin síbí alfáàtí wá yóò àmọ́ mú ẹ̀rù wá fún àwọn alfáàtí ní Qur'an ọlọ́ni kí náà ń gbé inna fatahna laka fathan o ti rí wa fathan fatih ibita ti yọ fathan ìbẹ̀nú o lima ògbìlékọ̀ yóò wà lọ wáyà kan wá bóyá tẹ́ ti lọ aglákọ̀ yóò gílékù lẹ́kíníkẹ̀ lima sábàkọ̀ yóò wà lọ tẹ́ ti lọ sábàkọ̀ wá nasir alhaki oríwá nasir sọ́lọ̀ ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bí yushraka o ti bá ṣírí pàbí ẹ̀rí nípa lè máa ṣẹbọ́ ní Qur'an ṣe bó fẹ́ máa yú àwọn alfáàdì jáde ní ṣe alfáàdì ṣírí kì náà kò wọ́n jáde ní idan ashirku jaiz la abadan hadha kalamun majnun so wọ́n ní pé irú àwọn nǹkan báyìí nǹkan wọ́n ní ó mọ̀ dáta fáwọn kulẹ̀ nínú al'umma wọ́n ti 400 years tánàbí okútán wọ́n attack àwọn ìlú àwọn mùsùlùmí ní Egypt wọ́n attack Egypt wọ́n attack àwọn ìlú àwọn mùsùlùmí wọ́n pa àwọn mùsùlùmí wọ́n fagidi institute Mauludi léyìí tí wọ́n ń ṣe lẹ́ni tó ń ké káàkiri wọ́n fagidi institute ọlọ́run wá fún Salahuddin al-Ayyubi al-Abbasi ọlọ́run fọlágbára nínú àwọn general àwọn Abbasi yàǹgbà ẹni ó wá rí bí wọ́n ní àwọn kìfìrí wọ́n lé wọn jáde kó ní ìlú wọ́n lé wọn North Africa ibi tàti wá náà ní ẹ̀tẹ́lẹ̀ na aslan wọ́n wá káńsù Mauludi ọdún ọdún méjì tó kọjá ẹni bọ̀jù sí bí 200 years after 200 years tó kọjá ẹni bọ̀jù sí mọ́lúdì wa ó wá di bí 600 years after hijira àwọn súfí alátẹnujẹ́ wá rí institute mọ́lúdì pé àwọn àrówó bí ẹ̀sì máwọn in tó kà wọn ni pé ibi táti rówó táti rí jẹ táti gbawọ́ àwọn ìrọ́lá ìtọ́ òun ni wọ́n sẹ̀dẹ̀ lè ní ó wá ní pé Málìkì àti Ṣáfì yìí ó wá ní kẹ ṣe bí Imam Ahmad gbàtàwọn sọ báyìí Maliki ó sì rí bẹ́ ẹni bí mọ́ òbí Maliki àti Shafi àti àwọn ọjọ́ jùkú báyìí Maliki wá ní ah ibébì se fẹ́ ṣe tèmi ní Shafi ní pé eh bébì ló ṣe ṣe tèmi ní àmbàlì náà ní pé ní Abu Hanifa náà bébì ló ṣe ṣe tèmi ní investment picture rẹ̀ fáwọn ìyẹn whereas àwọn yes ìmìnìjọ́ ọmọ kí omi inú wọn mélòó mélòó àwọn ọ̀pọ̀ tó ikẹ́ Imam Shafi ọmọ kí o ó kọ́ láfà rẹ̀ níbi àwọn tó pọ̀ yá ọ̀rọ̀ tí Malik sọ yìí ah ìgbà tó padà rí àwọn evidence ní pé ọ̀rọ̀ àfáàrán ah bóyá kí mistake wà ń bẹ̀ ẹ̀rí lélẹ̀ ó padà wá ṣe fatuwa tó takọ̀ àwọn fatawa àwọn àfà wọ́rẹ̀ staff gẹ́gẹ́ fún ààrẹ bá wà láyé tóun náà fi ráwẹ̀ rí ẹ òun gẹ́gẹ́ fún ààrẹ ni ó change fatuwa fún ààrẹ ìwò ni wọ́n ti wá change lé ní ẹ̀yìn ò ṣe fi bídí àtẹ́ ìṣẹ́lẹ̀ kẹ́ padà síbi sunnah nígbà Muhammad sallallahu alaihi wasallam kí gbogbo wa lè jọ wà lẹ́yìn kan àwọn èèyàn wá fẹ́ fi bídí àti dọ̀lálà wọ́n wá fẹ́ fi rẹ̀lẹ̀ wọ́n wá ní pé ẹ má tako ẹni ẹgbẹ́ gbogbo jama'a lóní sẹ́tán sí gbogbo jama'a iṣẹ́ aburú náà ṣe tó bá ṣe yàtọ̀ sí jama'a nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo jama'a kò lè dá sí àdúmọ̀ sí irọ́ òsì wọ́n pátápátá ni jama'a mélòó lá nẹ́bí pàwọn sàábé sí kàlíbà tí wọ́n fi spread Islam káàkiri gbogbo ayé ànẹ́bíwá túnmọ̀ sí different jama'a bí ipé Abubakar lẹ́yà lẹ́gbẹ̀ẹ́ ti ẹlọ́tọ̀ ó lákìdá àti àti manhajj ti ẹlọ́tọ̀ Umaru lẹ́gbẹ̀ẹ́ ti ẹnà lọ́tọ̀ Abubakar Uthman lẹ́gbẹ̀ẹ́ ti ẹlọ́tọ̀ Ali lẹ́gbẹ̀ẹ́ ti ànẹ́bí ṣe bẹ́ẹ̀ rárá gbogbo wọn ojú kan náà jọ wà sí wọn wá sí sí àlùmọ̀ tẹ́yẹyẹ ìwọ́wá ń sọ lé ní kálẹ́gbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú different accord ilé ilẹ́gbẹ́ tí ẹ̀ ilé ilẹ́gbẹ́ tí ẹ̀ àkídà ilé ilé ìṣíyà ilé ìṣú lábẹ́ ṣúfẹ́ tó pé tìjàníyà kọ̀dìríyà ṣàdìníyà nàṣàbàdíyà ṣìṣdíyà kọrùn kìníkan kìníkan yíyà mohamadíyà ibrahimiyya bó sì mẹ́rin káàkiri ni nínú àwọn ṣíyà àwọn náà tó pé aljahudiyya ìfìnà àṣàríyà zaidiyya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí àwọn mọ̀tẹ́jìlá náà bẹ àwọn àṣáyíra náà bẹ àwọn àṣáyíra maturidiyya orísìírísìí báyìí oníkálùkù wá yáyáyáyáyáyá kúrò ní sínú àwọn Muhammad sallallahu alaihi wasallam at the end of the day ẹ̀yin wá ń pèpè lọ sí wípé bó ṣe ti pé wọn ẹ̀fì wọn lẹ̀ bẹ́ẹ̀ kóníkálùkù máa ṣe iṣẹ́ láà abadan oníkálùkù ó padà síbi súnnà nẹ́bì ní ibi tàà ti lè ní unification mọ́wùlẹ̀ tàà rẹ̀ lẹ́fì pé dìsín báwọn ẹgbẹ́ ẹ̀sẹ̀ pọ̀ tó kí wá náà rí achieve wallahi ibi jama'a ní khairuwa ibi jama'a kájọ wà lójú kan bọ̀ lórí kí ni ọlọ́ni wa atasimu wọ̀lá tàfàrọ̀kù ẹ ma wo àwọn onífẹ́ inú tán bẹ́ fẹ́ lọ ayà yìí wọ́n wà ní ẹrí báyìí ọlọ́ni wà tẹ́sùn bí ẹbí láì jẹmíyà gbogbo ẹjọ́ ma bára ẹjọ́ wà sí kájọ wà lórí àkọ́ ìdìmọ̀ tẹ́lifà ní orí kí ní pè ní hablullah wallahi lọ́wọ́ tafsir hablullah hablullah kitabullah wa sunnatu rasulillah sallallahu alaihi wasallam àwọn mufasirun ni hablullah aljamaa bó ṣe máa rí ní ìtumẹ̀ ní pọ́lọ̀ ní agbá hablullahi mú wà láà tàfàwọ́kù ìwọ ti tàfàwọ́kọ̀ ló fi lọ dá súfílẹ̀ ìwọ tàfàwọ́kọ̀ ló fi jẹ́ ìkhwani ìwọ tàfàwọ́kọ̀ ló fi ní manhaju ti ẹ̀mí ìwọ tàfàwọ́kọ̀ ló fi ní ti ẹ̀mí ah gbogbo àwọn tèmi bá ti rí pé kíní yìí bó ṣe àdífì ní fún wà láìmí ò ní ṣe so tẹ́rbíyà tàbùdọ̀ fi rí ara wa ní bá sí gbọdọ̀ sí rawa jiná ní ẹwù an bí Allah subhanahu wa ta'ala kó fún ẹni kọ̀kan wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ so ní friday ẹlẹ́kẹta ni pé istikbalu kibla ti fi sala min al-ilmi al-am inda kulli ahad wa annahu min ní pé tọ́ lọ́dọ̀ tó mú tó bá fẹ́ kírun ẹ̀yìn kíblà ló mọ̀ kọjú sí òun náà wá dẹ́gbẹ́ tí ẹ kalẹ̀ àwọn báwọn ṣe mọ́ kí olùkọ́ mọ̀ kọjú sí ẹ̀yìn kíblà káwà ní pé tọ́ báwọn ṣe fẹ́ mọ́ sí ti wọ́n nú ẹja fún wọ́n bẹ́ẹ̀ sẹ́ o lè mọ́ sí ti ẹ kò pọ́síbù ìwó tí òun dá wàhálà lẹ́nu jẹ́ kájọ mọ́ sí bá nẹ́bí ṣe mú wá nígbà tí wọ́n bá ló fẹ́ mọ́ sí ti ẹ báyìí èmi náà lè fẹ́ mọ́ sí tèmi báyìí elé náà ló alùmọ̀ fi jọ wà lẹ́yọ̀kan ẹ tẹ́mọ̀ àwọn Abubakar àti Umar nígbà tó di pé àwọn ààlò orí dáadé ẹmọ owó ní tàbí Abubakar bàtà bá fi yà khalifa àwọn kan bá dé wọ́n sì fẹ́ mùsùlùmí láwọn wọ́n ní àmáwọn àwọn òní kírùn mọ́ àwọn òsìn yọ zakamọ́ mùsùlùmí ni wáwọ́ àmáwọn kírùn mọ́ àyọ wallahi wọ́n bá wọ́jà àfi tó mọ́túbẹ̀ sí mọ́ kírùn padà tó mọ́túbẹ̀ sí yọ zakamọ́ wọ́n ní pé ẹjá fẹ́

àwọn sàhábà wọn ò gbọ́yé láyé pé èyí tí bá ti ń ṣe ṣekúṣe inú ẹ̀sẹ̀ káfílẹ̀ kó mọ̀ sí ti ẹ̀kọ́ níkàlùkù mọ̀ sí bá ṣe wù ṣẹ́gbẹ̀rún tó máa ń sọ ṣekúṣe wọ́n àwọn aláburú ni òun náà fẹ́ sàbúrú tí ẹ̀ ẹmù tó bá ti wá justify rẹ̀ pé ẹsà fún níkàlùkù lẹ́kọ́ mọ̀ sí ti ẹ̀ ẹ mọ́ condemn ẹ̀ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ kó ṣe dá wọn nìkan ló mẹ́ni ní sí ó fẹ́ ṣe ti ẹ̀ náà nù sódà tó bá ti gbé ti ẹ̀ wá ẹ̀wù tó bá gbé ti àwọn tàbásùkà àfá mọ́dẹ̀tí gbé lè wá ìdá ẹ̀sì gbàgbé príncipù wà náà ni ẹ má condemn anybody nef mọ́ lùkọ́ ìdá pé ní ta'awanu fima ittafaqna alayhi wa liya'dhibu ba'duna ba'dan fima ikhtalafna fihi kọ́ ìdá Hasan al-Banna níbi ẹjá jọ máa bára wa sí níbi ibi tá a bá ti jọ pàdé sẹ́rí ibi tá a bá ti jọ yọ ilẹ̀ àlọ́tọ̀tọ̀ ẹ fáwọn èèyàn láti máa báwọn èèyàn ṣíyà sí bàṣíyà wọ́n ní pé ìyàwó Aisha ó sì náà bí àbí bóhùn sí gbọ́yìn tí ẹnu ó sì gbọ́yìn nù ó lábúbákìrì kèfèrí lábúbákìrì ń sé pè lábúbákìrì ẹ̀ ìsáàfilẹ̀ bóhùn sí gbọ́ ti ẹ̀yẹ́ nù gbogbo mùsùlùmí náà ni wá asájọ kí wọn ni ìbájọ́ kọjú sí kíbílà ni hmm, ẹmọ́ takọ́ ẹmọ́ condemn anybody òun ó sì mọ́ condemn àwọn súnnà pé káà kí ní ká tó rárá bọ́dá sí ṣe mú ọ̀nà condemn ni ṣe mọ́ ní àwọn condemn ni akàmà ń parọ́ fúnra wa lásánlásán léè tí ó sì kẹ̀kẹ́ bẹ̀ so ilé ǹkan inṣáàlá ó dáa fàwà ìdí ó ti wà òkè fún ọ̀rọ̀ istikbal alkibla ok mm, àdíkẹ̀ yí tó kẹ́ ẹjẹ́ kẹ́kẹ́ mẹ́yọ kan yí péré kò pọ̀ ara ok ẹ̀hẹ́ ẹjẹ́ kí so that ọlá ó ní fáídà kan mẹ́rin pàbóòlì ẹsẹ mọ́ kí ìrùn mọ́tò lórí nǹkan ọgbọ̀n lórí ẹgbẹ̀rẹ̀ àti everywhere inṣáàlá àdíkẹ̀ wọ́n wà yí ó clear but ilé tẹ́ Ànábì sọ kí ma bayna al-mashriq wal-maghrib qibla so hadith yẹn ni ó wà ní sahih wa kínan pé ó wà ní Tirmidhi Imam Bukhari dẹ̀ rẹ̀ so ó ní pé Ànábì ní tí ń bẹ láàrin mashriq ibi tó mú ti yọ àti ibi tó mú ti wọ̀ àárín rẹ̀ báyìí ni qibla wa nínú ẹ̀ ni pé al-jihatu ra'isatu al-ufuqiyya arba'a alimu bí pé àwọn jihad tó jẹ́ àwọn jihad tamọ́ ń kọjú sí àwọn jihad méjọ́lì mẹ́rin wọn ó ní ashamal ó ní north òkè báyìí náà kọ́ north wa yuqabilu al-janub then no north then south then uh, al-janub wa east east níbi tó ti ma tó ti yọ ibi then al kinan al gog ibi nan pè west nan pè ní gog wọ́n ní fama bayna sharq ila al-maghrib 180 uh, daraja tí ẹ ṣe tó bá jẹ́ 180 degree láàrin east àti west fàhádìí masáfà kulluha kíblà gbogbo ẹ̀ kíblà ní ìṣẹ́ kí 180 degree ṣẹ́rí ìtumọ̀ ní pé báyìí ibi tó ti mọ́ yọ ní because òun ní a single um, uh, rising point ó ma ń yọ báyìí so ìtumọ̀ ní pé ló jẹ́ pé ọ̀rọ̀ kíblà ọ̀rọ̀ kibla, kíkọjú sí kìí ń ṣe ọ̀rọ̀ tí yóò máa Eh, ìwọ̀nba lè ẹmọ́ lè ń bẹ̀ mọ́ ṣẹ́rí tó a bá ti ṣọ́ọ̀fí ṣe direction kíblà ní báyìí ó ti tán filẹ̀ kódà inú tí ó tọ́ tẹ́mì ìdẹ̀ ìpáyẹ̀ mọ́ sí kúwọ́ jù ó ní pé tó bá ti dé mọ́ṣíláṣí wáyìí tó gbọdọ̀ fi bẹ́ndì kódà ó padà yá àwọn yóò padà wíyá súnnà láti pé bí i yóò fẹ́ jọ súnnà yóò bẹ́ndì ni wáyìí tó fi bẹ́ndì wáyìí sorry ó kọjú sí báyìí direct láti ní báyìí wá báyìí lọ báyìí kíblad èyàn ní kọjú sóòrùn kẹ́kẹ́ ẹgbẹ́ fúnra rẹ̀ ibi lóòrùn ti mọ́ yọ bọ̀ ẹgbẹ́ báyìí sóríwá báyìí lọ báyìí tí wọ́n ni pété bá kọjú báyìí gan ó kọjú sí kíblà tó bá kọjú báyìí ó kọjú sí kíblà jíhà lẹ́ni ká kọjú sí kèkí ń ṣe ilé yẹn gẹ́gẹ́ kàábà ṣe rí ilé yẹn gẹ́gẹ́ ó ta ayá nìfẹ́ni tó bá wà ń bẹ tí bá ń rí wọ́n tó bá wà ní Mákkà báyìí ó wá ń rí kàábà ó gbọ́dọ̀ kọjú sí bó rí ẹ̀ ó gbọ́dọ̀ kọjú sí báyìí but àátà wá ń jíjìnà ní jìnà ṣe rí báyàbí direction ló kọjú because ó lè mú point kàábà wọn ó ti jìnà bí distance bá ṣe ń pọ̀ sí láàrin ẹ̀kan jẹ́kan bẹ́ẹ̀ ni inherofu díẹ̀ báyìí yóò já ẹ̀kún bẹ̀rẹ̀ tí ó túnbẹ̀ ní pé ó dé mọ́sálásí kódà kìí ṣe pé dandan ni ẹ àádé mọ́sálásí àwọn múfò káàkiri ó yá ẹjá gbé kalẹ̀ náà kìí kìí kan láà Ibn Rajab al-Hanbali níbi tí ra wọn fọ́lù ilmi salaf al-ilmi al-khalaf wọ́n takọ̀ àwọn kìí kí ó débi kókódà àwọn olùmí padà ń change kíblà wọn sàábà ìgbé ẹ ọ̀kọ́jú mọ́sí táwọn sàábà ti kíwò yóò gbọ́ ọ̀kọ́jú sí kíblà àà kọ̀kọ́ sí kíblà bó wọ́n mọ́ kíblà táwọn sàábà bí dí tó ló jẹ́ pàwọn ìlúmù káàtọ̀ pé ìlúmù tó kó kàmọ́ dádọ́rọ̀ wúrẹ̀ ní dákí ẹ̀mọ́ kọ so ó ní pé sórí mọ́sílásì ti wọ́n bí ṣùgbí kíblà nìyí ẹ̀mọ́ kírun lọ ìpé ẹ no no no no ìmọ̀ no no ó yẹ kẹ́kẹ́ bẹ́ no ó kú díẹ̀ ó kú díẹ̀ ó kú díẹ̀ olókù kí ló fi wọ́n díẹ̀ ó yẹ kẹ́ bẹ́ẹ̀lì díẹ̀ tó ní ká bẹ́ẹ̀lì kí ló fi wọ́n the same thing tán bá lọ straight báyìí tán bá bend báyìí tán bá bend báyìí kò sí wàhálà mẹ́ àmọ́ káàkà wá sọ di pé kó dẹ̀dùn kò ní kíbìlẹ̀ ní ọgbà àkíní àyọrọ bó ṣe o mọ̀ bóyá bí ọ̀tún ṣe wọ́n gẹ̀ bóyá tó wá kó kíbìlá anọ́sásì mi wọ́n ti wọ́ ní ìsìnkú mọ́sásì alhamdulillah àti gbá ibi tí kíbìlá kọjú sí ni àbáṣẹmọ́ kírun lọ ní kò ní sí pé àtúpadà àtúwò but mọ́sálásí wọ́n wá clear ní ìsinmi gbogbo àmọ̀ pé by direction by the kibla ìtàn kọjú sí direction mọ́sálásí kan wá kọjú báyìí ah, mm, mm, mm. inhirafun tamul èyí ó ti kó n kibla àtẹ̀yẹyẹ èyí láwá correct wọ́n pé ah, yẹsà ó dàbí pé mọ́sálásí yóò kọjú sí kibla àfi kan change direction báyìí wọ́n dẹ̀ change it very easy but mọ́sálásí ti already kọjú sí direction bí ẹ kò kọ́ tó ẹwọ compass compass wọ́n build the app ni sáfà gan lè fèèlì sáfà lè fèèlì tí gínà gbé àbí sáfà gan lè nǹkan lè ṣe làákàí sáfà tí ó kàn ṣe báyìí tí ó kàn dẹ̀rú kódà ìntọ́jì olúwágbé compass méjì kalẹ̀ kí méjì máa kọjú síbìkan kíkà kíkàn ní ìrìnrọ́fì so ọ̀rọ̀ yẹn kọ ọ̀rọ̀ tó ṣe pé ah, ibi tí kíblà sáà direction bí ní àbí oye bá yàrí so àwọn kíní in tó wà muhim jiddan so èyàn tó bá ti gbọ́ tẹ́lẹ̀ pé a ah, súnnà ni o ma ti dimọ́sílá sí báyìí ibi tán kọjú sí ni ìmìsì gbọ́dọ̀ tó bẹ́ẹ̀dì díẹ̀ kó dẹ̀lú mítọ́ abẹ́ẹ̀dì kó nú jẹma yóò tó abẹ́ẹ̀dì díẹ̀ bá yọrọ kò sínú súnnà o ibi tẹ́ni bá ti rí súnnà tí yóò kọ́kọ́ mú ẹ̀rí wá fún aláfihàn pé súnnà ni because we kí ń pè nǹkan súnnà àfi ká ti kọ́kọ́ sí kíni ká ti rí ẹ̀rí fún ẹ̀rí láfi pé súnnà kí sí pé àwọn alákàn gbogbo ya súnnà ni so an bí Allah subhanahu wa ta'ala kó fèsì ẹni kọ̀kan wá gẹ̀rẹ̀ inshallah ìrun lórí àwọ̀ráhìlá lórí nǹkan gùn èdí èyíkéyìí tí ó bá wù ní nǹkan gùn inṣáàlá lámú ní ìjọmi inṣáàlá ahátà wasallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam subhanakallahumma wa wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu wa rahmatullahi